إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته نعم أشي آه، a rayu lalominin awon dawa kebir islam awon ka ta oluba islamun yege ibi tawar jini nkele ekeri a wuna ni pipe iya toba ni adisotan pipe <clears throat> imana kewa to daju imana nabi da salallahu alaihi wasu sallallahu alaihi wasu sallallahu alaihi wasu abu ladisotan pipe iman sejaba kan iman lofe kan o daju ofin alawaba subhara so eh, iwe ni bẹ́ ń kọ́ ó ti kó sí ní ìkan nínú àwọn nǹkan tí ma ń ba ẹ̀sìn èyàn jẹ́ na àwọn ní pé àwọn olùmọ́ṣàlá ipé ó kó sábẹ́ ilé gbogbo ẹnikẹ́ni tó bá ń lo òfin mi láti ma fi dájọ́ tó yàtọ̀ sí òfin Ọlọ́run Ọba subhanahu wa ta'ala òun náà ni ademokratiya ademokratiya òun náà ni democracy àwọn afá ti ṣàlàyé lọ gan lórí ọ̀rọ̀ ademokratiya democracy democracy ta máa ń gbọ́ì ẹlòmí mọ́rún bí ákẹ́ jíjí ni gba democracy lánlò ní Nigeria yes láìmọ̀ pé nǹkan nínú ní orí eh, ademokratiya òun náà ni hakikatu democratia wa annaha laysat min al-islam pàápàá kí dán pè ní democracy gangan afẹ́ṣàlẹ̀ pàápàá rẹ̀ àti wípé kò sí kankan tí ń jẹ́ democracy nínú islam kò sí kankan tí ń jẹ́ kí ni democracy nínú islam so èyàn tó kọ tíra ìdẹ̀ sheikh muhammad aman al-jami rahimahullah so ma kàn mú àwọn kíní ah, wá ah, nínú tíra àwọn ẹni nínú kẹtí bàbá ń sọ ní wípé wọ́n ní hakikatu demokratiya wọlawazimuha pàápàá tán pè ní democracy àtàwọn nǹkan tí ó jẹ́ àwọn binding necessities àwọn tí ó jẹyọ látara democracy ní wípé wọ́n ní àdemokratiyatù lafzatun ajinabiyatun yunaniyatun ṣe rí tọ́bá ní àdemokratiyà democracy ó jẹ́ èdè tó jẹ́ foreign language tó jẹ́ èdè Greece wa ma'anaha ìtumọ̀ rẹ̀ ní hukmu sha'bi òun ni ìlò ìjọba àwọn èèyàn kí àwọn aráàlú kọjẹ́ pàwọn náà máa sí òfin fúnra wọn àwàhíyà ah, ta'ani anna sha'ba yahkumu nafsahu bi nafsihi ìtumẹ̀ ní pé àwọn aráàlú ni wọ́n wé pé òfin ta fẹ́ máa lò lélẹ̀ nǹkan báyìí làwa fẹ́ ṣe ẹgbófin ah, so wọ́n ní pé فلديمقراطية عناصر أساسية لا بد من توافرها ṣé bí democracy ó láwọn kìíní kan tó jẹ́ pìlẹ̀ dandan ni kó wà ńbẹ̀ ليكون النظام ديمقراطيا ká tó lè sọ pé nìzọ́mù yẹwu agbékalẹ̀ yẹwu democracy ومن أهم تلك العناصر عنصران اثنان نتحدث عنهما ونكتفي بهما nínú àwọn nǹkan tí ó wà nínú democracy tá gbọ́dọ̀ sọ lọ́n parẹ́ méjì kan bẹ tá gbọ́dọ̀ sọ aṣọ méjì ẹ adẹ́dàkẹ́ aláwọ̀kọ́ ni asiyadatu lè ṣàbí àwọn aráàlú àwọn ni wọ́n ní agbára láti darí ẹlẹ́ẹ̀kejì ni alhukuku wa huriyat makfulatun qanuniyan li kulli fardin ya'ishu tahta dhalika an-nizam ṣẹ́rí àwọn àwọn eh, right alhukuk àwọn àwọn right àwọn huriyat àwọn eh, eh, freedoms kíyàn free láti ṣe tó wù eh, ó jẹ́ ǹkan tó ṣe pé ó wà ó gbàláyé ń bẹ fún lábẹ́ democracy fún ọlọ́dẹni tí ma ń gbé lábẹ́ ìlú so ó ní right àti ṣe tó bá ti wọ́ àti sọ tó bá ti wọ́ freedom of speech àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so náà wọ́n ní pé ṣàhárí wọ́n fẹ́ ṣàlàyé àwọn ní wọ́n ní pé a ń sọ pé àsólùtọ̀lì ṣáàbì ìtumẹ̀ ní pé àwọn aráàlú àwọn náà ni wọ́n sófin fúnra wọn àwọn náà ni wọ́n ma ṣe kíni ni wọ́n ma lò fún ara wọn àwọn orísìí òfin mẹ́ta ni wọ́n bẹ a wọ́n ní àsólùtọ̀tù lẹ́tì biha shabu fi an-nizam ad-demokrati anwa thalatha àwọn òfin mẹ́ta yìí àwọn nǹkan mẹ́ta yìí ni àsólùtọ̀tù àwọn ará ìlú náà ní right láti ṣe tashri' whereas tashri' dẹ̀ nínú Islam haqqun lillah kíyàn gbófin wá ẹ̀tọ́ Ọlọ́run Ọba nìkan ni nínú tawhidi ni ẹ̀tọ́ Ọlọ́run Ọba ni pé Ọlọ́run Ọba nìkan ló lẹ́tọ̀ ni ẹ máa lò kẹmẹ́fíṣèlú àmọ́ democracy ní rárá agbàlọ́wọ́ Ọlọ́run Ọba agbè fún àwọn al-sultatu al-qada'iyya sultọ̀ agbára ìmá dájọ́ nǹkan báyìí ló ni ẹ ṣe fún then as ni káwà carry out so ilé fẹ̀mẹ̀ orí bí i ń pè judiciary executive àti ẹlẹ́kẹta tí wọ́n máa nam wọ́n ní pé bàbá ní pé ó yẹ ká bèèrè lọ́wọ́ لنا أن نتساءل هل يسوب لمسلم لمسلم ما أن يعتقد صحة تشريع غير تشريع الله العليم الحكيم إن جو تفن مسلمي قبا ننو كاراري wípé ó dá ká ma lo òfin mi tó yàtọ̀ sí òfin ọlọ́wọ́ ọba ọba tó ṣe pún lọ́ba onímímọ̀ ọba ọ̀jọ̀gbọ́n ọba tó ṣe pún lọ́ba tí mọ̀ rẹ̀ tó rọ kiri ká gbogbo nǹkan ọba tó ṣe pé òun ló ní alhikma

àwọn tó jẹ́ àwọn hukuk tó jẹ́ pọ́lọ̀ ọba nìkan ló lẹ́tọ̀ àti máa ṣe ẹ̀tì gbogbo ẹ̀nà so ele nǹkan ó jẹ́ kan tí ó léwu gan nínú àwọn kan tí a tún mú níbi ọ̀rọ̀ àfáà ni pé wọ́n wá ń ṣe àlàyé kí ni ìdìbò ní democracy gẹ́gẹ́ sí ni aslu ti Islam وني ولمعرفة منشأ هذه الفكرة الملحدة ينبغي أن نبحث وندرسها so láti lè bá mọ̀ ibi tí ìròrí tí ń bọ̀ àfi ká stọ́dì nípa rẹ̀ gan a bàbá ní pé lẹ́yìn ìgbà táwọn tábà táwọn ká nǹkan tó pọ̀ gan nínú àwọn ìwé wọn ni nínú àwọn newspapers nínú àwọn magazines àtàwọn ìwé tó pọ̀ nípa ìròrí aláwọn rí pé democracy yìí ó jáde látara ọ̀nà rẹ̀ jẹ́ gan ibi tó ti wá ó jẹ́ gan àá wọ́n ní ó jáde ní àtọ̀dọ̀ àwọn west láwọn christian tó wà ní west ní europe àti bí ẹbẹ̀rẹ̀ báyìí ìgbà tí wọ́n gún kò níbi sharia Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala kódà change tẹ́ra Ọlọ́hun Ọba Ọlọ́hun Ọba fún wọn ọlọ́wọ́ bá ṣe kí ni sálàtọ̀ aléhìn mọ̀lókà homo zọlimi ọlọ́bá wá fi àwọn olórí tẹ́jẹ́ àwọn ọ̀daràn ọlọ́bìsọ lórí lé wọn lórí àwọn yẹn kọ́ wọ́n fi ìyà jẹ wọ́n gan wọ́n fi ìyà jẹ wọ́n kódà nígbà yẹn church ló ń rúlù ní west church gẹ́gẹ́ ló lágbára so tí pope bá lè sọ̀rọ̀ kan báyìí nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ church leaders àtàwọn church fathers yẹn wọ́n jẹ́ àwọn tó fi ìyà jẹ àwọn èèyàn because wọ́n claim wípé àwọn báwọn ṣe wà yíò àwọn ni representative ọlọ́ọ̀bá lórílẹ̀ ayé tó ta bá ti sọ ọlọ́run ló wí ẹ̀rẹ́gbọ́dọ̀ change àwọn èdè ń tẹ̀lé wọn bẹ́ẹ̀ náà tí ó sì kankan tí ẹni kankan fẹ́ sí so àwọn olórí fìyà jẹ wọ́n àwọn church náà wọ́n ṣe kí ni o wọ́n gba àwọn dúkìá wọn lọ́nà ìtọ́ wọ́n dẹ̀ ń claim wípé ọlọ́ọ̀bá ló ní pé kí àwọn máa ṣe bẹ́ẹ̀ bàbá ní pé eléyìí ni ìgbẹ̀yìn àti ìjìyà fẹ́ni tó bá kò níbi ìrántí ọlọ́wọ́ ọba gẹ́gẹ́ bí ọlọ́ba sí sọ nínú Kùránì pé wa man a'rada 'an dhikri ọlọ́lẹ́ni tó wá lè gúrí kò níbi ìrántí mi ọlọ́wọ́ ọba tó fẹ̀sìn ọlọ́wọ́ bá lẹ̀ fa inna lahu ma'ishatan dankan ìgbésí ayé tó fún pínpín lónítọ̀wọ́ ma gbé wa nahshuruhu yawmal qiyamati a'ma ọlọ́run tó bá waqad kuntu basiran ìwà mọ̀ ní pé ìwọ̀ ọlọ́wọ́ bá kílódé tó fọmi lójú lè ní ìgbà tó ṣe pé tẹ́lẹ̀ mọ́ mọ́rí náà qala kadhalika atatka ayatuna fanasitaha aláwọ̀ ní pé bẹ́ẹ̀ ni sì báwọn ìrẹ́tì mi ọlọ́wọ́ bá yíwá ń díbọ̀ lè ní náà a gẹ́gẹ́ bẹ́ẹ̀ lásìmọ́ ń sẹlẹ́sàn èyàn tó bá kọjá àlà wàlá mọ́kùnmí bí ayati rabbihi kò nígbàgbọ́ nínú àwọn àmì Ọlọ́run Ọba wàlá adhabul akhirati ashaddu wa abqa ìyà al-akhirah dẹ̀ ní o ó jẹ́ tó lágbára tó dẹ̀ mọ́ ṣe kíní tó dẹ̀ mọ́ last na ma bá ní pé ṣẹwárẹ̀ wọn ní ìtọ́wàṣẹ̀ yẹn west ń bẹ̀ ní àwọn ará ìlú wa fẹ́ gbára wọ́lẹ̀ lọ́wọ́ àwọn olórí tí wọ́n ń ṣe tí wọ́n ń tán ọ̀pẹ́sí wọn àtàwọn àwọn tán pẹ̀lú àwọn ẹni ọlọ́wọ́ ọba tí wọ́n gba dúkìá wọn ní ọ̀nà àìtọ́ àmọ́ wọ́n fẹ́ lu ọ̀nà tọ́lọ́wọ́ ogun tún gbé kalẹ̀ láfẹ́ sọ pé nínú Islam èyò kí ń fi aburú fa aburú ah, kódà tó bá láàká ìmọ̀gá ni ẹnìkan ṣaburú ìwọ wa sáburú láti fi gba burú tẹ́ni yẹn ṣe in tó rọ́njì pátápátá ni in tí ó dára ni so in tàbí ṣe ní wípé àwọn òpó òkè ẹwò ẹjí ká fúrí ara wa kò níbi ma ló gbogbo àwọn òfin yìí ṣe báyìí àbí so kẹ́ẹ̀ká kó jẹ́ pàwà náà lámọ̀ sòfin fúnra wa kó mọ́ jẹ́ pàwọn olórí kan àwọn ni wọ́n ma lo agbára lé wa lórí in tó padà fa demokaratiya ni so tó bá jẹ́ bẹ́ẹ̀ nǹkan a ṣe pé lè nǹkan o ó jẹ́ nǹkan tó ṣe pé ó tako ẹ̀sìn Islam tiwa náà ẹ jẹ́ ká díẹ̀ nínú àwọn hukuk àtàwọn hurriyat àwọn freedom ti democracy tó fún àwọn èèyàn torí democracy free àwọn èèyàn gan ó tú wa lẹ́ ó ní ẹlẹ́ alimọ̀sìn tó wùwa ọlọ́wọ́ bá dé wáyé pé ẹ má ṣe lè ẹ má ṣe lè ilé ni ẹ ó ní ẹmọ́ ṣe tó wùí <clears throat> nínú àwọn kẹ́ tí islamu fún wa tí democracy fún wa ó ní hurriyatul àkídà democracy gbà pé ẹni àkídà tó bá wù ló lè ní ẹni ìgbàgbọ́ tó bá wù ló lè ṣe ló lè ní ẹni ẹ̀sìn tó lè ṣe ló islam nìkan ló lè ṣe tó bá ti ṣe òtítànù <clears throat> ẹlẹ́ẹ̀kejì hurriyatul akhlaq democracy tó wà lẹ́kẹ́ adéwà tó bá wù wàtùsánmà al-hurriyya ash-shakhsiyya òun náà ma ń gbé ní bí personal right pé mún gbá mún fagbóbá ẹ̀hẹ́n kí ló ṣẹlẹ̀ mún parọ́ mún parọ́ dẹ̀mọ́kọ́sẹ́tọ̀ kẹ̀kọ́ so mo lè máa mo sáà lè máa gbù àwọn wa rẹ́dẹ̀rẹ̀dẹ́ democracy free àwọn èèyàn ẹlẹ́ẹ̀kẹta ni hubuwiyya freedom of ideology and freedom of speech ilé ló fà tó jẹ́ pé o lè bọ́ sórí anywhere tó bá lè bọ́ sí bóyá lórí social media ni kùkàn mọ́ sọ̀sọ́ kú sọ o lè mọ́ sọ̀rọ̀ nípa abẹ́ obìnrin nípa àwọn ọ̀rọ̀ yóò o lè mọ́ fi ọtí kọrin anything tó bá ti lè sàmọ́sán tó bá ti wọ́ democracy ló free láti máa ṣe Islam dẹ̀ tó wà lẹ́bẹ̀ nínú ẹni hurriyatul kasbi wal infaq freedom of earning ẹni iṣẹ́ tó bá wọ́n ló lè ṣe rìbá o lè jẹ́ islam dẹ̀ ló lè jẹ́ rìbá o lè gbówó lápò owó kìní kan kọmọlé láńtà igbáwo islam ló lè ṣe àmọ́ democracy ni pé in mm-hmm, tó bá wù ọ lè máa ṣe nínú ẹni hurriyatu ta'allumi wa freedom of learning and teaching in tó bá wù ọ lè kọ́ lábẹ́ democracy in tó bá wù ọ lè kọ́ islam o lè kọ́ dẹ́ o lè kọ́ sorcery o lè kọ́ witchcraft oye lájẹ́ ní ọ́ olímọ̀ kọ́bọ́ sí ní sí anything tó bá wù ọ́ olímọ̀ kọ́ lábẹ́ democracy islamu dẹ̀ fi islamu di àwọn kìíní ẹ́ so ọlọ́ọ̀bá ń sọ nínú Kùránì pé ìmọ̀ kọ́ idán kúfúrù ni kó lọ kọ́ dẹ́ pé ìbífẹ́ kọ́bọ́ sí mọ́n perform magic but democracy ti wálẹ̀ pé olímọ̀ kọ́ nínú ẹni hurriyat second ibi tó bá wù ọ́ ló lè gbé olílọ́sùn ọdọ̀ alẹ́ nínú democracy olílọ́sùn ọdọ̀ alẹ́ o lè lọ sún ẹni wíẹ̀ lè lọlé aṣẹ́wó o lè lọlé ọtí ẹ̀kìn tó bá ti wọ́ tó bá ti lè gbé sàmọ̀ gbébẹ̀ lọ ìwọ obìnrin ibi tó bá wọ́ o bá boyfriend o bá fà ọmọlẹ̀ sílé kọ lọlé alè òṣèlú tó kẹ bá ti wọ́ ló lè máa ṣe nínú ẹni hurriyatul intiqal aw freedom of moving about islam ò fún gbogbo freedom àti máa lọ tó bá wùwà islam ò fàyè gba obìnrin travel tí ẹ bá ṣe pẹ̀lú ẹ̀ àwọn democracy ìwọ obìnrin rẹ̀ lọ síbi Kafancha olè lọ síbi Bauchi tán fi gbé ọlọ tán fi jí ọlọ sọ́dọ̀ àwọn lọ́dọ̀ àwọn Boko Haram tó bá wù olólé máa lọ democracy fàyè gbà ọbẹ̀ so ibáyìn àbí so Islam sọ pé obìnrin kan wà lólé wa qarna fi buyutikunna wa la tabarrajna tabarruja al-jahiliyyatil

kí ni ká máa ṣe ah kí ni ká máa ṣe bó ẹwà ogun tó wá ṣẹlẹ̀ wàláhì wà òjò wá ẹwọ bá òjò ti ń bá wá tọ́mà bàbá nọ́mí ọkùnrin gbọ́dọ̀ jáde rí ọkùnrin jáde lọ síṣẹ́ ọkùnrin ń jókòó lé ibi tí Islam gbé wọ̀ sí ní so ti báyìí àbí àmọ́ láàárọ̀ bàbá ti jáde lọ bí a jẹ́ mú ìyá náà jáde lé bójí ojí mi láàárọ̀ ni má tẹ́mọ̀ mi mọ́lẹ̀ ni ó ti wọlé lóòmù ó ti lọ àà ah, iṣẹ́ ìjọba láńṣe ìlọ́lọ́ ń gbà ẹlòmí wàláì 10,000 lẹ́lòmí gbà 15,000 20,000 lẹ́lòmí sí gbà owó tí ò sí kẹ́kẹ́ bẹ́ kọ́dà kó mọ́ bá 50,000 ó wà fà wọn ní ti dẹ̀gbẹ̀ débì kan agbára àwọn òbí òní káwọn mọ́ ibo ni pé hey ibo ló ti ti ríwà ilé yìí ni wọ́n lọ látàárọ̀ tó fàwọn mọ́lẹ̀ sílé ìgbà tó rìnrìn lọ ibẹ̀ làwọn mọ́ ti ń kọ́ nǹkan tí ó lọ dọ́mpù ọmọ sí skúù hmm, dọ́mpù ìjọ tí wọ́n kọ́ lórí àmìlẹ̀mì jẹ́ sọ́mù wọn gbáyìn ah ó fẹ́ sọ ya wèrè ní wọ́n sí ní fọ́nà kọlọ́run wọ́n sì pọ̀tán jẹ ya fọ́tò báyìí ah ó rí mi lára gẹ́ ibẹ̀ wọ̀láì irọ́ ikẹ́ ìkọ̀kọ́ pàrọ láyé skúlẹ̀ yẹn tó ń kọ gbogbo ẹ̀ akàwà dán pọmọ sí ibi kan whereas nínú Islam ẹwù àwọn tó ṣe pé wọ́n wà successful wọ̀láì àwọn òbí náà ń kọ́ wọn láti lé àwọn yóò àwọn yóò ń kànkàn náà ni a kò símọ̀ náà ni àìmọ̀kan ni tẹ́ bá ń ka tẹ́rìjámà àwọn àfá gbogbo àfá tí wọ́n mọ́ ń kélé ni ẹ púpọ̀ ní wọ́n láhìí lé ni Sheikh Ibn Baz rahimahullahu ta'ala Sheikh Al-Albani Sheikh Ibn Uthaymeen ilé àwọn òbí wọ́n ti mójútó wọn púpọ̀ ní àwọn àfá yìí kan tó wọ éjì pé wọ́n mature wọ́n ti máa hákùn àdìtàn lé ẹlọ́ka ẹlọ́ka tẹ́rìjámà àwọn àfá náà wọ́n ti pé wọ́n ni hafizul Qur'an qabla sinni bulugh ó ti há Kùránì before kó tiẹ̀ tó màtúrò àtílé wọ́n láì mú gbọ́ kì ní kàlá lánàá mú lórí status sister kan ni ẹni ẹni ní west ni ó ní pé àwọn ti rí pé Saudi Arabia mú ó ń sọ lórí TV live ni o ike àwọn ti rí pé àwọn fẹ́ já Saudi bọ́ àmáwò olúwọ́jábọ́ in táwọn lè ṣe ni wípé àwọn ti rí pé ibi tágbàra wọn wà ibi káwọn obìnrin wọn wà lólé ni a ní láti yọ àwọn obìnrin yẹn kó lólé lágídí tàbá ti yọ wọn kó lólé nítorí wọ́n wò pé ta ló ń bú ìdí wà wọ́n ibùdó bá sí yìí nígbàwọn àfáà yìí wọ́n ti bá wọ́n jò kúta ọmọ yìí ni eléyìí ò dáwó eléyìí ló dáwó eléyìí ó ṣe ó bó ṣe gbílé ayé ní ó eléyìí ò dáwó bá ṣe ń kọ́ ọmọ ni ẹ ọmọ wà tí rìn lọ àti rìn lọ ajé mú ẹ káfẹ́ ma ràn kọ́ ni nǹkan ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé Spain Islam rúlù ní Spain for more than 800 years nínú nǹkan tó fi mú àwọn èèyàn ní wípé àwọn crusaders àwọn christian wọ́n ní pé àbáwọn ilé ìjà bá ọjà ààrí wọn win talon pò ní sí gbọ́nà àfá ibn abdul babri ìmọ̀wọ̀n kó wútò nínú àwọn igi ìmọ̀ tí ìlú yẹ pójú sí ni àwọn obìnrin náà kọ́ wọ́n ti pẹ́ tó wá dàgbà wọ́n ti màtúọ̀ ọmọ tó ṣe pé kó tó dàgbà kùránì ti dó lára ó ti láwọn ẹ̀kọ́ ẹ̀sẹ̀ tó wá tó dàgbà tán ètò lọ sí mọ́sílásí nù mọ́sílásí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní mọ́ kẹ́kọ̀ọ́ láti kékeré ìyẹn tán kọ́ dàgbà

tàbá ní ká mú gan níbi àwọn ọ̀rọ̀ ẹ̀wọ̀n ìsìyàt tó bèèrè lè gbẹ́kànga kọ́ wá gbẹ́káwò kàbí kó gbẹ́sókèwè tó bá gbẹ́ta tó bá jẹun gan ní sí rìn à kódà kò lè wọ́k so but ẹwọ́n bó sì fẹ́ neutralize gbogbo láwùjọ gbogbo kí ní nǹkan ò democracy ló kó wá ẹmọ náà tọ́ Allahul musta'an Allahul musta'an wọláhì àwọn obìnrin islamu pọ̀ wálé gan ẹmọ́jì ayé yára wá ẹobìnrin ti wá jẹ pátipáti ẹlòmín tó kẹlẹ̀bà mú lọ́bíṣẹ́ nuclear ọlọ́lùmọ́dú iṣẹ́ ìṣẹ́kúṣẹ́ tó ti pẹ̀lú ẹlòmín wọláhì tó pọ́pùlà tí ẹmọ́ ń gọ́ tí ó pamọ́ ni náà tó clear ni náà ẹlòmín tó pọ́ ń wá ṣẹ́sì nǹkan ó ń ṣe secretary lọ́fíṣẹ́ nìkan àwọn ọgọ́mọ̀ fọwọ́ ra lára nítorí tí ó bá gbára dúró ó gbówó nù mọ́ lọlé àgbọ́n secretary ma for what Islam kóbìnrin lé democracy ti yẹ̀yẹ́ obìnrin àti ń sáré tẹ̀lé wọn lẹ́yìn <clears throat> àti bẹ̀rẹ̀ ọlọ́mà ní ìsinmi ayíkọ́ obìnrin ń wà kẹ̀kẹ́ náà pẹ̀lẹ̀ obìnrin ṣe gbogbo ẹ̀ ọkùnrin tó jókòó ti wà láì mọ́ lọ sí gbogbo láìpẹ́ mo á fẹ́ wọ kẹ̀kẹ́ náà pẹ̀lẹ̀ obìnrin mo ah mo ní mi ò lọ mo bá ní mo ń dóde mi a fẹ́ wọlé àmì mi lọ́sẹ̀ a fẹ́ wọlé sẹ́ a ní ìlọ ah ó yà lẹ́nu gbà ẹ̀ eh, kí jùkú tí obìnrin <laughs> bó ti bẹ̀rẹ̀ sí ní rẹ̀rin nìkà wọ́n ó gẹ́ kí ló ń pọ̀ lẹ́rin ó wò pé what do you mean by me kí jùkú tí obìnrin as in we are all equal okay ẹwọ bàtàrà secondary school báyìí wọ́n ni ó yẹ jùkú tíkítírì two boys one girl individual ẹ̀rẹ́ tí àbí two girl one boy individual bẹ́ẹ̀ ni bá neutralize làákàyè wa nù láti kékeré wọ́n jẹ́ ká rí pé ọkùnrin àtòbìnrin wọ́n jọmọ́ ẹjọ́ ààrẹ ah, ń sáfárá àbúrúdẹ̀ ni àwọn ọ̀nà ìdínákọ̀ yẹn ni at the end of the day lẹ́yìn gbogbo adúrújọ́ tẹ́ ti ń kọ́ wa ẹmọ̀ mo ń gbé mango ní Israel mo ti gbé mango káàkiri gbogbo olú gbà tó wájé after few years wọ́n rí mango mọ́ wájé padà ah igi mango sí wọ́n kọ́ lù àfẹ́ ìwọ́kọ́ ló gbé ni sí ọkọ̀ ló gbé mango ni àwọn ti gbé aburú kalẹ̀ gbogbo aburú àti gbé láti kékeré àwọn rí náà ti jà aburú ní ìsìn àwọn complain àwọn rí náà ti jà aburú ta ti ń gbé láti joy àwádé nìsí àwọn ń parí pẹ̀lú òdá ìlú òfararọ ọkàwà òbálẹ̀ àjẹ́dọ̀ dìde àwọn àfáà tó ẹkẹ́ sàlàyé fún wa pé ibi tí bàtà ti ń tayí lẹ́sẹ̀ ni o àwọn òní sọ ti wọn ìmìkọ́sí táwọn náà ti ń jẹunú ìjọba náà fẹ́ wọ́n blame ìjọba káàkì ẹ̀mọ́ rí pàǹsẹ̀ kẹkẹ mọ́ àwọn ìjọba wá ní ẹjá change tàbá ti change láti kìní kan CC kin CDC tàbá change sí MMM tàbá change sí PPP ìgbà ìlú ọdún òun fẹ́ tàn wádà ṣe àwọn ògbọ́dọ̀ níláàká ìní ẹ̀sìn ọlọ́wọ̀ bá ní wàláì so democracy ń kọ́ o fún obìnrin ní irun right bẹ́ẹ̀ ipé kẹmọ̀ṣe democracy tó fún obìnrin ní right àti ṣolórí bẹ́ẹ̀ ni lábẹ́ democracy obìnrin lè ṣolórí woman right bẹ́ẹ̀ ni woman right obìnrin lè ṣolórí nínú Islam anẹ́bì ni pé wọn ò ní soríire anybody tó bìnrin bá jọ lórí wọn hadith anabi sallallahu alaihi wasallam anybody tó bí ní bá ní dorí wọn wọn ní sórí rẹ̀ ẹ̀yìn democracy ní rárá ìyẹn work islam ní pé zina haram ni democracy ní pé rárá kìkí ṣe haram islam ní pé ìmọ̀ mutí haram ni democracy ní human right. rights ní olè mú tọ́bátà ti pé 18 years o lè dẹ̀rẹ̀ kó kó máa ṣe tó bá ti wọ́ ní tí democracy sọ fún wa ní ẹ̀dàkùn musulmi ni wá ẹmọ́jẹ́ ká torí ike bí akìní ó ti ní ti wá gbajúmọ̀ láwùjọ kó mín èyò tí tó gbó ríbú wà láwùjọ káwà ní kémìnà fẹ́ ṣe ríbú pé à oríbúkú ríbú ní o ti ẹ̀dàkùn ẹjá padà síbi ẹ̀sìn Ọlọ́run Ọba ni wàláhì ẹjá padà bóòdà láti wọ individual kí ní bẹ̀rẹ̀ sí ní máa lu àwọn nǹkan tí wọ́n náà ti mọ̀ nínú ẹ̀sìn bẹ̀rẹ̀ sí ní máa lékún níbi mẹ́sìn tó bá ti ń ṣe ìwọ tó ti níyàwó lé àwọn ìyàwó àtọmọ ẹmọ́ ṣèdánilẹ́kọ̀ọ́ fún ọnúlé ṣe o ó ni o wàláhì báyìí ni o báyìí ni o díẹ̀ díẹ̀ àwọn ọmọ yìí ẹ máa fi bẹ̀rù Ọlọ́run bá kọ́ wọn èmi tí fi bẹ̀rù Ọlọ́run náà ń ṣe tiyín ẹ̀yin náà ń ṣe tiyín ẹ̀yin ìgbàtàbà fi rí àdúgbò ibẹ̀ oníkálùkù wa wa mú níṣẹ́ èyí tá ma ma kalẹ̀lúlé tó ká tí a bí mẹ́fà blálà mẹ́jọ sẹ́gbẹ́ ó rí ẹfọ́ ápùkà ìfẹ́ lú ọpa nítàwí olú ọmọ sí ní ẹ̀nà ẹfọ́ ápù ẹbí fọ́bọ̀ ló lù pa ní èyí tá bá ń lo wàláhì ẹnájì díẹ̀ ká fi ń kọ́ àmọ̀ ẹlẹ́sìn change díẹ̀ díẹ̀

àmọ́ ní ìsinmáì àti kékeré ní ìsinmáì ta bá ríyàn tó bá ń sàbúrú ó yá kára burú gẹ́gẹ́ bí smartness ibi ni a mọ̀ láti pọ̀pọ̀ yẹn ó já ẹ̀hẹ́n aburú ó já ni ẹwà ń yàwó yẹn gẹ́gẹ́ bí olórí wọ́n ni wọ́n pẹ́ kéyàn já ẹ̀yin lẹ́kọ́ wa ní o ẹ̀yin lẹ́kọ́ wa ẹ̀yin náà lẹ́tún kó ẹspó wá fún adínlẹ̀ examon àìbẹ̀ kọ́ ni ah sí bẹ́ ìnà ní ń kọ́ wábẹ́ ẹ̀yin lẹ́ ń kọ́ wá ní ọ̀rọ̀ tẹ́bà ọgbọ́n tó bá sòdodo nínú class wallahi bọ́gagọ́ sí ewó gan what is wrong with you àti ọmọ èyàn tó bá sòdodo kò wà pressure jù mẹ́rin náà you are daft you are daft look eh, at him see her kò wà encouraged àmọ́ èyàn tó bá mọ́ bá ṣe máa ń dọ́gbọ́n yes ah mo like ọmọ yẹn ó oh, sharp ó ní ó smart ó ní ó ní talent ọmọ ẹni talent ẹwọ kama ẹ̀ ẹ̀yìn lẹ́fí ń kọ́ wa àwọn ọmọ wa dàgbà tán oníkálùkù wa di post mú wọ́n wá ní talent talent tẹ́ ti ń kọ́ wọn ṣe kọ́ mọ́lù talent wọ́n ní abẹ́ẹ̀kọ́ lẹ́ kọ́mọ talent ní a máa fi bẹ̀wọ́ lọ́ọ̀bá kọ́ ma sáwọn tẹ́ bá fi bẹ̀wọ́ lọ́ọ̀bá kọ́ à òun yóò lọ mú ní lọ gé orí èèyàn ní ìsinmi àìláwùjọ àwọn complain àmọ̀ yahoo yahoo ní ah wọ́n ti fẹ́ pa ọmọbìnrin wá tán wọ́n ti gé orí ilé wọ́n ti gẹ́ sí ilé wọ́n ti gẹ́ kìníkẹ̀ ilé ẹlòmí ni obìnrin mí ni wọ́n kàn rí lórí títì ni wà láì bí kòlòfó bí sáchẹ́tì píọ̀tà tó ti mú píọ̀tà rẹ̀ tán bẹ̀rẹ̀ lórí sẹ́yà wọ́n ti lógbó kẹtọ́ aláàrẹ̀ ní wà fẹ́ lówó síbẹ̀ ilẹ̀ kí oníkàlùkù rí láti kékeré pé because bí business lẹ làwọn èèyàn fa ọmọ ṣe láwùjọ wa business ni ah wo tètè ṣe kíní o kó tètè mọ́ kó wálé kó tètè mọ́ ṣe kíní business ni àwọn èèyàn mọ̀ pé àṣíyàn mọ́ ń tọ́mọ èèyàn mọ́ fi ń ṣe ìbádà ni ó tọ́mọ ó kọmọ ní tó ẹkọ́ kọ́ ta abúdá nílá ó fi ń jọ́sìn fọ́lọ́ ọba ni àwọn èèyàn gẹ́gẹ́ bí business ni return ni ló fi jẹ́ kí wọ́n tó bá padà fẹ́ mọ́ ṣe súnnà wọ́n rí pé

وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله